sálẹ̀ jíkà rẹ̀ ká lọ wọ́n sí mẹ́yà iná Zada Allahu Iftal. Láti mọ́ ọ̀nà nabiyyi جمعية العارفين في طريقة الدين المزيد الله لا ذلك وما بتبيه هاجي هاجي ما ظالم

داري والد النبذ من الدوائم وسلوك بها سبيل غير جائم يا كريم يا عظيم جمال على مبذول يا ربي واغفر لي فقير الجانب محمد شهيد سيدنا محمد أسامت للنور ورحمة للعالمين دوره أدل من مدى من قمتك ومن بكي ومن سعيد منه ومن شكي صلاة أنت تدرك الهد وطهر قبل عد صلاة لا داعي صلاة ولا منتهى ولا ابتداء صلاة دائمة بدوامك وعلى لي وصالي وسلم تسليما مثل ذلك بسم الله الرحمن الرحيم يقول لك ẹ̀yà ojòkó tó gbogbo ṣe kan tàà jẹ ọmọ ni bàbá wa tó àmọ́dà ti ìyá ni bí wọ́n bá yìí mi dá fámílé tí wọ́n bí ń ṣàdúrà fún mi èmi gbàtàdúrà nítorí mọ̀mọ̀ kó mọ̀ tó bẹ́ẹ̀ èmi àwọn alọ́gbà àwọn àgbàlagbà tọ́lọ́ yọ́nú sí ọlọ́run púpọ̀ wọn lágbà lábẹ́ àgbà ọlọ́run ọba sábẹ̀ pàdé ìtì láàrin ọba tí wábọ́dà ti jáàni àwọn adarí ẹ̀yìn sọ́dọ̀ wọn ọkùn wá wà tẹ̀sán wí ní bàbá wá sí wábọ́dà ti jáàni èyí tà ń bẹ lágbo wọn lé ní báyìí ọ̀kan tó gbòrò dé

ẹni ọlọ́run kan ní wòlíì kan ní àfáà kan dé tó sí gbogbo wa gbogbo àwọn tó ti tóbi ọlọ́mọdé wọn wálẹ̀ ọlápí gbogbo bá ti tóbi tó náà láfi pún ọlọ́run lẹ́yìn La ilaha illallah Muhammadu Rasulullah Allah La ilaha illallah Muhammadu Rasulullah alala ilaha illallah muhammadu rasulullah alala ilaha illallah alala ilaha illallah muhammadu rasulullah alala ilaha illallah rasulullah بنور رسول الله أجرفت الدنيا ففي نوري كل يجي ويذهب ألا لا إله إلا الله محمد رسول الله تجاوب الله على ربنا الله على ربنا على الله على ربنا babu Allah Allah سيدنا فبنوره كل يجيء ويذهب قد مجد من فضل بنفسيته آدمه وأسمعه بالأرض بفضله تكتب بصير نادر Baba ni yasin, baba ni yasin, اللهم صل وسلم على كرامة ربانيتي والياقوتة متآكدة الآية مركز البوم والمعاني ونور الأكوان متكونة العدم صاحب الرباني البرق الأصيب وصول أربع ملأت لكل متعارض من البذور والأواني ونور تلامح الذي ملا كونك ونفعيك بأمكنة متانه اللهم صل وسلم على عين العقل الذي تتجلى بها رسول الله قولك المعارف الأكوان تراسك من أصمه اللهم صل وسلم على صلاتك صلاتك انت العظم عبادتك من غيرك يا ذات نور المتسم صلى الله عليه وعلى اله صلاه تعرفنا بها إجلالا لجلالك يا الله وإكمالا لكمالك يا الله قمنا لك إجلالا لجلالك وإكمالا لكمالك واعترافا بألوهيتك واجتمعنا تحقيقا لدينك وإيمانا لنبوة نبيك حضرنا ووافينا لوعدك وبايعنا رسول رسولك وما نقصنا عهد نبيك ذكرا لحبيبك واتباع لسنة نبيك قصدا لرضاك ونيلا لمرادنا فيك tí wọ́n ráwọ̀ fi bí àmúrà ọ̀rọ̀sọ́lá ìlà ìlàyà ti gbà yára bí yára báwò fàhádán jámọ̀ ìgbàfíir ìsá àjíwá nínú Muhammad Jami تجادى في بلادي اللهم اغفر لهم اللهم ارحمهم وجعل مع الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اللهم بارك في خليفته السوء عيسى الذي للجمع الإسلامي ولإحياء ذكرى مولد النبي صلى الله عليه وسلم اللهم طول عمره وضياء أفيته وبارك في جمعه وجماعته وطلابه ومريديه وأحبابه وأنصاره وأسرته والعادلين والعادلات وبارك الله في هذا البلد اللهم طول وكثر وبارك في أهله في أهل البلد رؤساء البلد وأئمة البلد وشيوخ البلد وأئمة البلد أو إمام إمام أو بابا إمام أكبر Násírò àti bàbá wa ìmáàmù àgbà, bàbá wa Ajílà, gbogbo àwọn àbátọ̀ sírù, àwọn afọ́nláwà ní àwọn Tùmùrá, tí wọ́n gbà alálejò ń jọ ohun àti gbogbo àwọn bàbá ńláńláńlá àgbọ́dọ̀ dákọ ọlọ́mọ́sàbà pẹ̀lú dáadáa fún wọn. Àwọn tí ń bẹ láyé bá sórí ayé fún wọn, àwọn tí ń bẹ lákìyàmà bá sórí alkìyàmà fún wọn. Ah, bàbá wa ẹwà ní kálẹ̀ gbogbo ìwọ̀n ìlàlákí àwọn alátọ̀yọ́ musbá olùkòlò bàbá láti sàkí bàbá láti púpẹ̀ bàbá láti kìsí bàbá láti gbogbo ìdájí gbogbo ìdájí wá lọ́pọ̀ púpọ̀ tẹ́mà tó wọ́n gbọ́dọ̀ dápọrí ẹgbọ́rọ̀ ìgbẹ́tì gbogbo iná ni ṣe ò ìsáníkákí alamọ́sá àti albarka mahmud yìí kárí gbogbo wa alá la ilaha illallah alákún alákún àwọn pé láìlá ìlà ìlàhúnà láìlá ìlà ìlàhúnà Gbogbo ìlú ìgbòho aláàrùn-ún Ọmọ ìlú ìgbòho aláàrùn-ún Ọkùnrin ìlú ìgbòho aláwọ̀ tàbí Obìnrin ìlú ìgbòho aláwọ̀ Allah, Allah. Allah, Allah. لا إله إلا إلهنا لما ياتري ولما ياتري لمغاوبي ولمآمني لمغانمه والمغانمه فوز البعيد ويا تري تشاقكم السادة الآن بيننا المغايب الآن بيننا رب فرح بي سيف آدم وادخله في جنة الأولى مرتسم به عالي الملا Thank you.

ẹjẹ́ kátà ní àwà afá wa ní ọba aláníyàn dáadáa ní afá ọba púpọ̀ Muhammadu sáàrì ọlọ́mta jẹ́ kẹ́mi ọgbọ̀ àti àfá àgbódó àti àfá àgbódó àfá àgbódó ní ti àfá àgbódó fún tó ní fún nínú ọlọ́mta jẹ́ gbogbo ọpàdé ọmọ ọlọ́run ìdúró tẹ́rẹ ní náà dí ní ọdá púpọ̀ kíláàmà jàtàmà sọ̀dá sí àfẹ́ni ọ̀rọ̀ báyé àfẹ́ni tọ́rọ yí tàbítà ní ta wàhálà sí wa lágbádá níbi kájọ ti pọ̀ rere wà ń bẹ púpọ̀ pọ̀ ẹwọ́ àwọn ìsúra olùkòlóbi láti jíjẹ ọ̀rọ̀ ni wọ́n ti fóònù ìfẹ́ ní jẹ́ ẹ̀sì gbogbo àwọn àfáà kọ̀ọ̀kan èèyàn láǹfààní àti máa dákọ ìmọ̀ ni láti wà ní wọ́n ti sáré wá kí wa èmi kẹ́ǹkí ọlọ́run àtàndà Muhammad ẹ̀ǹkí torí dúkìá jẹ́ mẹ́lá àrẹ́tọ̀jú tẹ̀mí lọ ní káṣọ gbogbo ẹ̀yìn náà mọ̀ pẹ̀lú ọlọ́dọ̀ ọlọ́run tẹ̀mí lọ ni tí ó òun jùlọ kó sì wá máa pán ilé tó tòsí àdáwò tí ń bọ́gbọ̀lọpọ̀ àfáà ní kó rò kóhùn tí gbogbo ẹnikẹ́ni lọ́kọ́ máa ayẹyẹ gbogbo èèyàn tí ó máa túnmà pé kò jẹ́ kankan lọ́dọ̀ ọlọ́run tí ó sì ní jẹ́ látara báyìí ẹ̀yin lẹ jẹ́ nǹkan obìnrin ọjẹ́ nǹkan o ọlọ́run lè wá wọlá ayé mímí náà láà ìjókòó wa lè ní ẹ̀dàkùnrin

gbogbo tó bá gbàǹpá ní tó ga nígbà àyà wa ẹ̀jẹ́ àtọrọ ẹ̀. ọlọ́run abẹ̀ ọlálẹ̀ ti ní tí a fà wa Isa Khalifa tèmi ádára tó pè wá pé a wá tí ọlọ́run káti wá rántí ànábì nínú ìjọ tí wọ́n ti jẹ́ níyà gbogbo táàmà tọrọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọkì ìsọba ahun tí ìsáhun kò sí ní tán

wọ́lá àwọn àgbàmí ọlọ́run tí ń bẹ lára wa táà lè rí wọ́lá àwọn tó yọ́nú sí láàrin wa táà dáàmà tó náà dárẹ̀ mọ̀ alámọ́sà sí ọ̀rọ̀ wa bá ti fẹ́ mọ́jọ̀rọ̀ olúbà ti fẹ́ bàbá sí Ibrahim niyar radiyallahu ta'ala anhu wọ́n bẹ níbi tí ilẹ̀ rọ́fìkì níbi tọ́lọ́ dá wọn sí lọ́hùn inú ilé kan wọ́n ti jáde èèyàn kan làwọn náà àná máyè ní ni wọ́n sì mọ́sálásí ńláńlá kí wọ́n fi ó kọ bàbá sí Ibrahim ní àtìkọ́ wọ́n tó túnkọ́ wọ́n tó túnkọ́ ẹwà wo màláyí ni èèyàn ẹwà màláyí ni owó tí wọ́n ná bílíọ̀nù bí i bá tààrẹ fọ́lọ́run ọlọ́run ta àtẹ̀yìn àfáà wa tẹ́yìn tó mọ́ kí ó jù á lọ àtẹ̀yìn ẹni ọlọ́run tààrà ẹmẹ́jẹ́ á padà bí jẹ́ ni ọlọ́run àti sótọ́ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ẹ̀sì tó lówó àtólówó ní tí àfilífà ní abáyín sọ lọ́dún inú ẹmẹ́jẹ́ ìsìlámù oṣù ìṣẹ́ ìsìlámù náà ní sí Ibrahim yẹn sì ló dẹni àpótí àpótí kejì wò wọ́n lò bẹ́ẹ̀ lọ́jọ́ ayé wọn wọ́n sì bá dọ́dọ̀ ọlọ́run kò tún wá tán lẹ́yìn ọba tó ṣe tí wọ́n ṣe tí wa náà àbọ́lọ̀wọ̀n ní ṣe ni in tọ́ka iláyà ohun ẹgbẹ́ síwájú ọlọ́run lè níwájú bàbá wa Muhammadu Jamiu tèmi á tèmi dire àbí tèmi á dára táwọn náà tún papòdẹ̀ tẹ́tí nǹkan wọn bàjẹ́ rí pàmìkan nù àmìkan ní bàbá wa tó ṣàdúrà lẹ́ẹ̀kan wọ́n ní àbá lọ ẹ̀yìn wọn ọ̀bàjẹ́ ọlọ́tí àlífà fún wọn kan tó lọ wọ́n tẹ́ dáa pẹ̀lú ọlọ́run ni wọ́n jọ kò dáadáa pọ̀ pẹ̀lú ọlọ́run ni wọ́n sí kátàkátà pẹ̀lú ọlọ́run lọ́lọ́run fi ti dáadáa lẹ́yìn wọn alọ́bátàjọ ta fálífà náà lójú àtìlẹ́yìn kẹlò pé wájọ ta fún gbogbo wa náà lórí àníyàn àwọn tó lọ sí kọ̀ọ̀lá ọlọ́run jẹ́ wọ́n dé dáadáa àwọn tó lọ sí ìyọ́ nílẹ̀ àwọn Masganiya lọ́hùn àti àwọn Hama'ula Tijaniya àwọn kan ti tún lọ bẹ̀ báyìí àwọn kan lọ Sudan àwọn kan lọ sí Iraq àwọn kan lọ sí Baghdada àwọn kan lọ Libya àwọn kan lọ Masar àwọn kan lọ sí Tanto àwọn kan lọ sí Iskandariya mọ́lìdì náà wọ́n lọ ṣe àwọn kan lọ Saudi wọ́n gbé umura wọ́n lọ ṣe umura wọ́n láwọn fi àwọn tí ó fà ní Muhammad báwa náà bá jòkó báyìí bí ò ti ẹ̀ tó tàwọn ẹ̀kan táwọn kan tẹ̀ sí rárá hmm? àwọn kan láwọn ò sí àwọn fẹ́ràn náàbì débẹ̀ ohun inú bí àwọn ọlọ́kan kan bí àwọn ẹ̀sẹ̀ máa dákọ̀ náàbì lẹ́sà ìsùnmọ́júmọ́ inú bí wọn wọ́n mọ́ kí ó kọjá báhun wọ́n sì gbàgbọ́ yóò mímọ̀ kọjá kí a wọ́n sì lè torí ọkọ wọn sàìsùmọ́júmọ́ àmọ́ wọn lè torí ànábì sàìsùmọ́júmọ́ wọ́n sì lè péjọ torí ànábì ṣó àwọn wọn péjọ nítorí tàbí a sì máa péjọ láíláí táyẹ̀kú ni ọwá dáa ló púpà ànábì ò ní rí wájú àrẹ̀kì àmà kókò wọn mọ̀ wá ìdá ẹ̀yìnlẹ̀ torí mi ọlọ́run alápá nẹ́bí látorí ẹjọ́kó nílùú pòrò níwájú bàbá wa Àlífà Ìsá èmi adára ọlọ́run jẹ́ tẹni kọ̀ọ̀kan wa náà dáa wọ́n jẹ́ takún ti tó dé ọlọ́run ọmọ kó wọ́n náà lọ kẹ́bù gádà ti wá àti ọ̀sẹ́ni tí ò ní níwájú àáfáà níwájú ọmọ kéwú ní ọkùnrin náà ní obìnrin ní nílé ọkọ àti lórí ìyàwó àti bí iṣẹ́ ìjọba àti bí òwò àti lóko àti bí iṣẹ́ ọwọ́ àti bí gbogbo tá ń ṣe kò sẹ́ni tí ò ní ìjẹ̀gbọ̀n ni tẹ́yìn ọ̀rọ̀ títí ó ní gbóhun ni ìjẹ̀gbọ́n ni mo

ẹjọ́ wọn àti láàrin ẹbí àgbé àdó ara lérí ayẹ àfáà àtọ́lọ̀ ń sọ lẹ́nu ògbó ilẹ̀ ìlú ẹbí ará ìdórí ẹni tí ń bọ̀ wá lọ́la ẹni tí tẹ̀lé ọlọ́run tẹ́lẹ̀ ìdájá ní ìwọ̀ yọ́wà gbọ́nà bí tí yóò ní fúramà ẹnà ṣaitánà lakum àdúwà fàtàkìdóhù àdúwà ìnàmà yẹ́dìhù ìgbẹ̀hù liyakúnù min ashabi ní tẹ̀tàní ìjẹgbẹ̀ ní ó problem ní yọ́ ma wò ní pé ah, ẹ̀ń ṣe síkiri ẹwà arú ládá lọ ní wọ́n sì pa jẹ́pẹ́ tó délé àbúgbẹ́ bá délé ládá tẹ gbàlálẹ̀ àná ẹfẹ̀ẹ́sẹ̀ ìdánú láàrọjọ́ kejì ọlọ́mọ́sàgbà lọ́wọ́ ìsù àtàwọn ọmọ yéèsù tí ń bẹ lára ẹni kọ̀ọ̀kan wá ẹni àjẹ́ndà láàmú ẹni oṣó ń dà láàmú ẹni mẹ̀rẹ́ ń dà láàmú ẹni àlìjẹ̀nú ń dà láàmú tàbí òkín dà láàmú ẹni eribú ń dà láàmú gbọ́ ẹni fóṣù ní ẹ̀ أنا لا إله إلا الله ولا أفي النبي تاني صلى الله عليه وسلم ولا أفي أنسي ولا أنتم بلقها صلى الله عليه وسلم ولا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم lábí àníyàn dáadáa òun náà láti àwọn àyà yìí lé lórí tàtọ́wà tú àádìsẹ́ síkìrí èyí tàà jogún lórí àwọn tó bí wa tọ́kọ́ wa tó tẹ́wà tàà bá nù tí à á fi tọ́ ndọ́lọ̀rùn sọ pé ká mẹ́ arọ́sàlẹ̀ fíkùn rọ̀súlẹ́mìnkùn يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون أبيكم رسول أمكم يتلو عليكم آياتنا ويذكركم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون واذكروني أشكركم واشكروا لي ولا تكفرون قل كما أرسلنا فيكم رسولا منكم mo gbé òjíjẹ́ kan dìde láàrin ẹ̀yin ọmọ èèyàn in general mi ń kò nú èyí lárúbá mo wá gbé àwọn mẹ́sẹ́jì kan lè lọ́wọ́ kọ́lọ̀ fi jíṣẹ́ wọ́n wo ayé káyé lè dá nígbàtáyé ti dọ̀tí gbogbo sí àwọn ìnẹ́bí ọlọ́run tí wọ́n jẹ́ kọjá ní ayé ti gbàgbé wọ́n ti dìdàkúdà ọlọ́run wá pé Muhammad dé wọ́n máa jẹ́ àrólé gbogbo àwọn ìnẹ́bí ọlọ́run ọba àti lórí wọn àwọn prógámù tó ń sánlá Muhammad ọmọ ṣe náà ní kọ́ máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba ní jojúmọ́ fún wọn Ọmọ àwọn akọ̀ alẹ́kọ̀ọ́ bá ti ṣe mọ́ lọ́kàn, bá ṣe mọ́ lára, táà ní dọ̀tí nínú aṣọ, táà ní dọ̀tí nínú ọkàn, táà sì ní dọ̀tí lọ́pọlọ. Kan wá kọ́ wa bá ṣe mọ́ kọ mọ́ ká, kọ́dà bó wọ̀n kọ mọ́ ká tẹ́lẹ̀. Ìmọ̀ وما قرأ كتبا منها ولا كتبا وما قرأ من كتبا منها ولا كتبا إمام مدازة جيتا ذيل عالمها وما قرأ كتبا منها ولا كتبا وما قرأ كتبا منها ولا كتبا إمام مدرسة òun lórí yunifásitì ayé ìmàmù mẹ́rẹ́sẹ̀ ti ànábì ní kánsílọ̀ gbogbo yunifásitì òun náà tún ni provoti pátápátá gbogbo skúl ibi táà ti kọ́ ni lẹ́kọ̀ọ́ bí ó ṣe dá láyé ànábì làgbà gbogbo wọn Tanzilu, Al-Qur'ani ní jẹ́ Tanzilu, ẹgbẹ́ ẹgbẹ́ tó ní hàmì tanzilul kitabi minallahi al-azizil hakim tanzilu at-tanzilu nǹkan tí ń sọ díẹ̀ díẹ̀ ní tanzilu ó sọ ní ogún ọdún àti ọdún mẹ́ta ààlìmìhà àwọn títà tí ń tréní ẹni skúwà náà Muhammad at-tanzil al-Qur'ani ni al-Qur'ani àwọn tí ń tréní wa ní skúwà náà Muhammad قرأ كتبا منها ولا كتبا Ànábì ọ̀ka tírà lọ́dọ̀ ẹnìkan rí tọ́tajú Al-Kùránì bẹ́ẹ̀ sì ní ọ̀kọ́ kíkọ́ mbìkan ó sì máa kó sí máa gbà. Ẹyìn wà náà àrámà gbogbo. Ànábì tí gbogbo ayé gbà pé kò sírú ẹ̀ nínú gbogbo ángùl èyí tàbí lọ ayé gbogbo fíìdì láìfọ̀ ayé nípa economic kò sírú Ànábì Muhammad nípa ìmọ̀ nípa ẹ̀f àlàáfíà tẹbá wo àwọn àdíṣẹ́ tàbí nẹ́bí sọ nípa àlàáfíà ẹ̀mọ̀ tí kò sírú ẹ̀ tọ́dọ̀ gbogbo àwọn tọ́kẹ́kọ̀ọ́ nípa àlàáfíà tẹbá wo nípa wọ́ kájagun kò sí bó ń ṣe ọlọ́run ajàmẹ́jẹ̀bìlà nẹ́bì knowledge education annabi lọ́gá gbogbo wọn torí àwọn ti sọ pé àwọn alákọọ́lẹ̀ ayé wọ́kọ̀ gbogbo àwọn tó sáyé rí ní wọ́n jẹ́ olórí ayé mẹ́wàá níta number one náà tó ṣe ìjọba ayé kọ́lá nípa siyasa government láti gbé government kalẹ̀ ká má ṣàbòsí bẹ́bí ká má ṣàbòsí fara ká má ṣàbòsí fọ́mọdé àtàgbà ní gbogbo ilẹ̀ ayé àtàwọn tí ó gbà fọ́lọ́n pàápàá wọ́n sì gbé ṣọ́lá Muhammad wájú ó sì jọba lọ́dún mẹ́tàlélógún ọdún mẹ́tàlélógún àmá èkó fi rinlẹ̀ dáadáa lọ́dún mẹ́tàlá abẹ̀ torígbà tó dé Mẹ̀dínà ìjà ni wọ́n fi bá àjà fáàkò ìṣẹ́tù ń gbàun àmọ́ tó fẹ́ tó sábà ìtọwọ́ rẹ̀ tẹ́ pé mú máa pàṣẹ ọdún mẹ́tàlá kò sírú ẹnu gbogbo àwọn olóṣèlú ayé democracy ni o aristocratia ni o demagogia ni o dictatoria ni o dictatoria làwọn àwọn sọ́jà ìjọba sọ́jà kò sí oṣù ọlọ́run wọ́n rí sí peter nabi demagogia àwọn ìjọba lọ́balọ́ba tàbí àwọn káàbíòsí láti lòrí wọ́n rí sí bí tó sí ọlọ́run democratia òun ni democracy ti gbogbo kálukú kírésì ti ń yàwó ẹ̀mọ̀túnmọ̀ kírésì wọn ò rétò ayé ṣe àmẹ́ni zọ́mọ̀lì islami alkùránì aṣẹ́rẹ̀ al-muhammadi ètò ìjọba muhammadu ètò ìjọba kùránì sẹ̀ríà kò sírú ẹ̀ annabi lórí ṣe ọ̀gá wa lórí ṣe aṣáájú wa lórí ṣe ó ṣètò gbogbo ń tàbí gbí ayé ó sì rí ṣe ẹ̀rí àwọn Amẹ́ríkà tí ń pariwo lẹ́nì àti Russia àti Britain àti France àti China àti gbogbo àwọn tí ń pèrà wọn lálágbára ayé ọjọ́ bí ẹni pé wọ́n ń táyé ṣe ni wọ́n ń bayé jẹ́ ni torí wọn ò rí wọn ọmọlúwà bíbi lọ́lẹ̀ ìwà gidi ni wọ́n ń lò Ànábì sallallahu alaihi wa sallama ọba àwọn Júù lò tí ìtẹ́lẹ́sì Islam Christianity ọba wọn lò àwọn ọmọ ẹ̀yìn Jésù ọmọ ẹ̀yìn Mósè anábí ọ̀fara ni wọ́n anábí ọba wọn já anábí bọ́sẹ̀bọ́sẹ̀ àwọn ni wọ́n fara ni ó sí Ọlọ́run anábí ọba wọn já káwò jẹ́ wọ́n lè dájú báyìí lọ káyèsì fi dájú báyìí lọ kàmà àbàlìnà fíkùn rọ̀súlà mínkùn ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون Ẹ̀kọ́ tá a máa kọ́ àwọn ṣéhù wa, ibẹ̀ ládé ohun lọ́dọ̀ àwọn gbogbo lọ́dọ̀ àwọn òbá lọ́dọ̀ àwọn mẹ́sùgbá olóòmì lọ́dọ̀ àlífà wata dóòtì wàyọ̀ alímọ̀kún alámútakúnù tààlàmọ́ Àwọn ẹ̀kọ́ kíláàsì ọ̀tọ̀ ni ẹ̀kọ́ jòkó sí kìrí ọ̀tọ̀ ni ó sẹ́lá Muhammadu ló fún sàíjì náà lè ló fi tàlkínù ohun bí ó sì máa ṣe síkìrí ó pè kalẹ̀ níjọ́ kan wàyó alẹ́mọ̀kún máa lámtàkúnú tààlàmúnà lábẹ́ bí túnì ẹlọ́wọ́nù tàṣírù ni bá nábi sí pé mọ́mọ̀ alì bá àti fọmọ lọ́wọ́ wúrí nínú ọ̀rọ̀ bá a ṣe ti pé o táwọn sọ pé ọ̀dá ní orí O ó ní ó súnmọ́ òun ìmọ́mà á lè súnmọ́ sí ọlọ́run ẹ̀rà bí ni wọ́n karrama Allahu wajhahu ànábì Ànábì wá fi tàlkínú la ilaha illallah òbílé ìmọ́mọ̀ alì lẹ́nu. Àwọn afún ní àwọn ìṣáraka, òun làá fún ọmọ tó bá fẹ́ gbọ́ wújìdì. Àbá fẹ́ fi ṣe tọ́síkíyà fún àti tọ́síkíyà ó ní oríṣiríṣi bí wọ́n ti ṣe é. Ànábì ṣe bẹ́ẹ̀ fún ìmọ́mọ̀ alì ni ìmọ́mọ̀ alì ló fi dàfá àgbà láàrin gbogbo sàhábà tọ́lọ́dọ̀ Ànábì ló gbé dàgbà. ويؤجلكم ما لم تكونوا تعلمون ó ní àwọn ọ̀rọ̀ tí ànẹ́bí bá Abu Hurairah sọ tí ò bẹ́lómí sọ ó láwọn ọ̀rọ̀ tó bá Abubakar sọ láwọn góòdì ọ̀rọ̀ àwọn marmar ọ̀rọ̀ mẹ́rí ilé ọ̀rọ̀ ويعلمكم ما لم تكونوا تعلمون Ìdé ìrànbí rírí ọjọ́ méje níjọ́ kan ṣoṣo ìbẹ̀lẹ́dà àwọn ẹni ọlọ́run. Tí sí sí haramu tí sí sókò àjẹ̀nú, ẹgbẹ́ sáàrí náà ni, tọ́tàrà bá ti jáde. Náà lọ́lọ́ títí títí ni bàbá wa sí abẹ́lẹ̀ tìí jẹ́ ní, náwà àrùbá náwà al'asmá al'arba wọ́n dúró lọ́kànkan ọkọ̀ mẹ́rin al'awwalu al'akhiru al-zahiru al-batin wọ́n dúró lọ́kànkan rẹ̀ wọ́n wà ní sáàbùl kádìrí náà dúró lọ́kànkan àwọn ọkọ̀ kan ṣùgbọ́n lọ́kànkan àti bàbá wa sí àmẹ́dà Tìjání wọ́n dúró lórí al'awwalu هو الأول والآخر والظاهر والباطن هو بكل شيء عليم ǹjẹ́ Suratul Asr kí ń bẹ هو الأول ọlọ́run lákọ́kọ́ هو الآخر ọlọ́run nígbẹ̀yìn هو الظاهر ọlọ́run lọ́ba tó hàn هو الباطن ìrúnlọ́pamọ́ ó kọ mẹ́rin ni bàbá sí àbádà Tìjání tó hàn tẹ́bàtì pẹ̀lú gbogbo sẹ́bì tí wọ́n tún ṣe mo fẹ́ mọ́ lọ́rùn látara rẹ̀ wọ́n yóò aṣílé mọ́kún máa lọ́mùtakún lọ́ta àlàmù ẹ̀ obi tí Tìjàníyà tí lónìí àwọn akọ́kù mí ti sáájú Tìjàníyà lójú ọ̀nà tọ́lọ́run àwọn ọ̀nà pọ̀ nafsajam ọ̀nà ni àwọn kọ́dìríyà ọ̀nà ni ṣázàlíyà ọ̀nà ni marganiya ọ̀nà ni ọ̀nà súnfí báyìí náà tẹ bá dẹ̀lú tí máa tí wọ́n ti ṣe ẹ̀rọ pé ò sí súnfí mi láyé mọ́ ọ̀nà tí kálukú wọ́n mú pẹ̀lú orúkọ ọlọ́run tí wọ́n jòkó sí táwọn ò ní pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọ̀jọba wà tí ń sọlẹ̀ ifá tàbí mú lórúkọ mọ́sàpàá tapa aláàlépọ̀ máa rámù tí kálukú wá pẹ̀rẹ̀ ṣe ò ṣéègì tí kálukú fún rẹ̀ lóyè àwọn sí lọ́n lọ ní fáàbìdì ọlọ́wà ni mo dé bí bàbá ara jáàmìù ti ń sin lọ́n tọ́lọ́wà dé sí wọn lára gbogbo àwọn jẹ̀mọ́ àtọmọ àwa náà ẹ̀dàkùn mẹ́jọ rẹ̀ wá ẹ̀sùn mọ́ pé ìbú táwọn kan bú wa a padà sọ́dọ̀ bàbá wa Ibrahim yá sí ẹ̀sìn àwọn ọkọ̀ wọ̀nyí ń bẹ́mi kó wọ́yọ́ alímukún máa lẹ́mtakúrú haddan wa fatnan oní haddan wa wa fatnan oní ta onínú ó lèrè ọlálà bí yẹ bá kéta tán wọ́n wá sí mọ́kún máa lọ́mùtakúrò ní ọta àlẹ́wọ̀n kí lè yẹn wá bí ma ń tí wọ́n kọ́yà iná ni takútì àti jòkótì àti ṣe níṣẹ́ mbọ́lọ́wọ́ ni wà láàbẹ̀ ṣubúrú. Fàfikùrú ní ẹmà rántí ẹ̀yìn ọlọ́run, àfikúrìkún, èmi náà máa rántí kíákíákíákíá mọ̀ ní gbàgbé yí ọba tí gbàgbé. Wọ́n sí kò rú máa dúpẹ́ fún mi ẹmẹ́sà ìmọ̀ rẹ̀ pé ó tí mo fún yíò tó oúnjẹ tẹ́ rí jẹjẹ tó ẹ̀tọ́ ẹ̀ló tẹ́gbẹ́ yí ní lágbájá ti ra mọ́tò lágbájá ti kọ́lé kẹ́ wá fi bínú sẹ́mi ọlọ́lọ́ ní ẹmẹ́sì gọ́ọ̀mọ̀ tẹ̀kífúrú. Ìyálé mi ní rí ṣe, ìyàwó mi ní rí ṣe, ọkọ mi ń ṣe kí nìkan, ìyàwó mi àkẹ́mọ́ sí bẹ̀rẹ̀ láti kòrò ní. Ẹ má gbọ́ ìmí ọlọ́run sí mọ́, ẹ má kàrùn sùn mí mọ́, ẹ má máa sọ Allahu Akbar. ولله الحمد هذا هدي الله إليه من الله إذا فيران فاني لا ترى ìjọkó tèmi ekigi ọ̀rọ̀ kan àbáwọn olé ọ̀rọ̀ àwọn àpá sọ́dọ̀ bàbá ìmọ̀ àbúrá bàbá sí Ibrahim ni èyí tọ́lọ̀ ọ̀rọ̀ ọ̀run wọn sí tàlé rẹ̀ tí ó sì léwọ̀ láíláí tó sì jẹ́ pé ọ̀nà Tìjàníyà iná ni bàbá Ibrahim wọ́n kọ àwọn orin kan wọ́n ti dá wọ́n fi ṣe àzíkìrí àwà fi ṣe àzíkìrí fún ọlọ́run lábẹ́ pé fásíkòrò ní àzíkóríkó wọ́n síkòrò ní wàlá tẹ́kòrò lábẹ́ ká máa rántí ọlọ́run àǹfààní tí ń bẹ́m̀bẹ̀ àtàwọn orin tí ń bẹ́m̀bẹ̀ láàfún jẹ̀má àtàwọn ọmọ kí ń kábílẹ̀ bàbá tó fi dákọ̀ ọlọ́run Allahumma ya Rabbi salli ala Muhammadin ẹmọ́sùnmọ̀ ìtẹ́wàá ti mú ẹmọ́ tó gbò ẹmọ́ bá sọ̀sọ̀ láti bá náà ọ̀yá aláhùnmáyá rọ̀bì ìbẹ̀lẹ̀ alámọ̀hànmàdé. Ọ̀yá aláhùnmáyá ẹmọ́dìdì ìtàkàmọ́bà rí láàmọ̀hànmà. Bẹ́ẹ̀ bá wí aláhùnmáyá rọ̀bì ìbẹ̀lẹ̀ alámọ̀hànmà. زيد زادت نبي محمد أيا لهم يا صل على محمد وزيد زادت نبي محمد الله الله الله الله يا رب العالمين هذا دي فعلا يا رب العالمين اللهم يا ربي بليل محمد Lábẹ́gbẹ́ àlífà wa ẹwà dìde ẹbọ̀ọ́lẹ̀, ẹwà ti gọ̀mọ̀ báyìí ọ̀rẹ́ àwọn ọwọ́ ọ̀tún yí ẹsẹ̀ lé wọn lọ́tún lósì اللهم Ẹ̀fún àyíbà lọ́nà. Allah, ọ̀rọ̀ ọ̀rọ̀. Àwọn sàábì wọn dà, àwọn sàábì àyíbàdà. Allah, Allah, Allah. Àwọn sàájú àyíbà, Allah, Allah, Allah. Wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣé àyíbà ni ó sàájú? Àwọn màrárá pè. Allah, Allah. Ẹ máa kọ àlífà lọ́nà, ẹ máa kọ àlífà lọ́nà. Allah, Allah. Bẹ́ẹ̀ láti fẹ́ràn nẹ́bì tó ní ẹ máa bá wa wí. Ẹ má dákẹ́ ẹnu. Ẹ jẹ́ wọ́n máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́, wọ́n Allah, Allah, Allah, Allahumma ya Rabbi. Ẹ jẹ́ wọ́n máa Allah, Allah, Allah. Àbá yìí bá wọn gbókè yìí, àbá ìgbókè yìí tẹ̀lé wọn. Allah, Allah, Allah, Allah. Ẹ̀ Allahumma ya rabbi ìbàlẹ̀ alámi. وزيد وبعد نبي محمد اللهم يا ربي صل على محمد وسلم بالعباد Bàbá Asẹ́kù Àìsà ní láti àwọn ọlọ́kọ́ ní ọmọ èèyàn lẹ́bì. Ọmọ ìké ó sí ọlọ́run, àwọn náà fi parẹ́ mọ́. Gbogbo ẹni bàbá arú ò ní parẹ́. Gbogbo ẹni bàbá arú bùkátà rẹ̀ ó sì bí ya. Ìlúgbò ò ní Ọlọ́ọ̀jọ́ àbí ànẹ́bì tá ń ṣe aláwọn ẹni ọlọ́run. Allahumma ya Rabbi, ya Muhammadin. في نبي محمد وابي مرادي في إقامة دين اللهم يا ربي سيال محمد الله الله اللهم يا عبيد يا محمد اللهم يا ربي يا ẹ̀yin bàbá tẹwàá bí ẹ̀yin náà dìde pàdé àlífà ẹ̀tì ẹ̀fìdìdé yẹ wọ́n sí ẹ̀yà láàrín ẹ̀mà mìsọ́kùsọ́sì نبيل زيد مدعات نبي محمد يا ربي صل على محمد وسيد سادات نبي محمد اللهم يا ربي صل على محمد وسيد سادات نبي محمد يا ليفا ما بو ما بو àwọn ìyá ọ̀pọ̀lọpọ̀ yìí اللهم يا ربي ويا محمد بيد ذاتك اللهم يا ربي صلي محمد وسيد ذاتك النبي محمد صلاة إبراهيم أن يقبط Mo gbé lójú ọ̀nà Nàbíwa Mùhammad. Bàbá Ibrahim Yasi ní sọ bẹ́ẹ̀, ẹni tí wọ́n ṣe ní ó tẹ́yìn òfin bàjẹ́, ara tí wọ́n ṣe ní ó tílé wọn òfin dàrú, àkábútù lè bá bẹ̀rẹ̀. Alábábí Nàbí Muhammadi. Ṣé Ibrahim aláwọn ọlọ́bì kan mọ́, wọn lọlé awé mọ́, wọn lọlé ọ̀sà kan, wọn lọlé alágbára kan, ọ̀dọ̀ Nàbí Mọ́ta kú sí tèmi. Wọ́n Ọlọ́dùkúláyé ìrẹ́kùn. Wà máa rákà, èyí tí wọ́n wí wọn kò túnmọ̀ ń kankan ẹ̀yàn ọkùnrin láyé yìí. Wà máa bá tàyé lẹ́mọ̀ oníbàmí dáadáa àtàbùn. Bí n bá wá rẹ́ lómi ìmọ́jà nẹ́bí lọ, mi ti mọ̀ orí mọ́ torí pé mo mi tí ń bá rẹni tí ń lọ́lọ́tò tí ń lọ́lọ́tì kò sẹ́mí ní kankan ànábì ibi tó mi Aláwọ̀ Ìdára sọ̀bá lè fún ní ìmẹ́nà bàí nàní. Bá ti lè jẹ́ pé mímọ̀ ń bẹ láàrin mi pẹ̀lú sí ọ̀rọ̀ ẹlẹ́jòkó láyé fókítọ̀. Ẹmẹ́jò tó ọdá ọ̀rẹ́lọ ayé ẹlẹ́jòkó. Tó bá ti jẹ́ pé mímọ̀ ń bẹ láàrin mi pẹ̀lú ànẹ́bì. Àbọ́

bí yẹn bá tara rẹ̀ fún sí ọlọ́run nítorí tọ́lọ́run ọlọ́run ọ̀rọ̀ gbogbo ayé ọ̀tà fún rẹ̀ padà ẹwọ́n tọ́lọ́ sí fún sí Ibrahim báwọn bàbá wa Muhammadu Jamiu tèmi á dára báwọn náà ti tara wọn fọ́lọ́n tó lò ní bí báyìí ìwọ́n náà máa owó láàrin ìdírí èjìdún mi, àsìkò àsìkòrò rẹ̀ mi sì táyí mo fi fún gbogbo ẹ̀mọ́ fi bá ní Muhammad ni Ibrahima ní àtọ̀sán àwọn àtòrú ohun àtinú ooru àtinú òtútù àtinú ọyẹ́ ó ń fi gbogbo ẹ̀bà ní Muhammad Wà mú dáhùrú mo máa dápa nẹ́bì rọ̀bù yí lásìkò rọ̀bí. Wà fi áhùsọ̀ ìyẹ́fù lásìkò sẹ́ìbù. Wọ́n náà omi tí ń bá sùn ànábì ní máa rí. Wọ́n bá àti tí ń bá jí lọ́sán tí ń bá lọ tí ń bá ń bọ̀ Muhammad ní máa fi sáyé. Ìní máa nífẹ́ ànábì ní ìfẹ́ ànábì ní ọmọ pa mí lọ ìbẹ̀lẹ́ ni mo rí kásẹ̀tì wọn kan ni mo rí síkiri Ni bàbá gbọ́dọ̀ orí wọ́n ti tó, ni wọ́n jẹ́ àsìkáàrù lọ́wọ́ ni wọ́n kàá.

àwọn náà wọ́n wá parapọ̀ pawọ́pọ̀ tí wọ́n kọ mọ́sálásí ńlá bàbá wọn yìí ẹ̀rí pé lè yàbá ti tọ́lọ ọmọ dáa ìwọ́ tó tara rẹ̀ bẹ́sù ọmọ bí tọ́ bẹ́sù dé ọmọ bí tọ́ jóye ń di èsù dé ọmọ bí tọ́ jóye ń di ìbàjẹ́ dé wọ́n náà máa fẹ́ máa fẹ̀mí ara rẹ̀ sọ bọ́ọ̀lọ láti ẹ́ náà ti rí àti tàwọn ọmọ rẹ̀ Àwọn àwọn fàlẹ́ àkíyà rí látàṣà wà fún sọ̀wọ́n mọ́sẹ̀ dédé wà lílẹ̀ àgbìyàrí àwọn tí máa jowó ẹni kókù bí jẹ́mi Ibrahim ni yá sọ gbà láàtàtà wọ́fù fún ò ní ṣe káàsà lára wọn yẹn pé máa mọ́sílá nẹ́bí bukata fi ti bí ya ẹyọ bá nẹ́bà Muhammad fi wọ́n Àlákùnlé àhàlì gbogbo jíjá fámílì àti gbogbo ọ̀rọ̀ mi láàrágẹ́ra Ahmadin èmi ọ̀rẹ́ nìkan kan wá àná Muhammad mọ̀ orí tí ń bá rí ìyàwó mi ànábì ní rí lára rẹ̀ tí ń bá rọ́pọ̀ mi ọlọ́run ànábì ní rí lára rẹ̀ tí ń bá rọ́mọ mi ànábì ní rí lára rẹ̀ tí ń bá rẹ́bí mi ànábì ní rí lára rẹ̀ gbogbo ọ̀nà tí ń gbà rí nǹkan ànábì ní rí ànábì ló kó sí mi lójú ló kó sí mi lọ́kàn ọmọ pálẹ̀ ti ẹni wọ́n wá sí ní oníbẹ̀ ànábì nínú mọ́lẹ̀ inú òkùnkùn ni wọ́n wà àsìkò tí àìdá lòun ṣe ní ọjọ́rọ̀ rẹ̀ tó mẹ́rin bá lè tẹ́ra rẹ̀ sọ́dá nẹ́bù hama tó gbéra rẹ̀ bà nẹ́bì tẹ́yẹyẹ gẹ́gẹ́ bà nẹ́bì ti gbéra ẹ̀ fọ́lọ́ táwọn òlí wọ̀nyí gbéra fọ́lọ́ àwa náà ti wá náà dáa mẹ́rin bá pààrà yóò pòórá ní mẹ́rin bá sáré jù ló fẹ́ lì ní àbíkẹ́ yẹn fọ́rọ̀ síbi ọlọ́run fi sí ọjọ́ tí ìyàn bá ti dúró níbi ẹ̀tọ́ ọlọ́run jọ́nà lọ́gbádùn bí ìyàn bá ti kú òmì ẹ̀tọ́ ọlọ́run àbámọ̀ ni ó gbẹ̀yìn جميلا كريما يجزل الليل يعذب طوي جميلا كريما جميلا كريما tàbá ń wẹ́ ẹni tó fáì tàbá ń wẹ́ ẹni tó lè tọrẹ tàbá ń wẹ́ ẹni tó dájú anẹ́mà ń mẹ́ ní yójísílù nẹ́ìlà yá ti kú yójísílù nẹ́ìlà ìdíyẹ̀kọ́ wá kí ẹni tó lè gbé fún lódìdí Muhammad وعيد عدوي لم يخفني ووعده وعيد عدوي لم يخفني ووعده شراب بك عدوي ọ̀tá mi tí ń lérí ìgbọ́kùnbí tí wọ́n gbà àlífà pẹ̀lú ọgbọ́lọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ nípa yìí ọlá pé bàbá yóò sàbòsíkú tó lọ ọ̀rẹ́lẹ́ ìbámi láti sọ́nu

àbí tó bá dúró lọ́dọ̀ ànábì dáadáa ló kù tó bá sàmúlù mọ́là tó ń jọ ìrìnlá ìlépọ̀ máa haramu lọ̀rọ̀ rẹ̀ bí máa mẹ́ yóò máa mẹ́ẹ̀rẹ̀ àwọn tó bá dúró lọ́dọ̀ ànábì dáadáa gẹ̀dẹ̀gbẹ̀ wọn a ń pè ní lásán ni òjò tí ò nírọ̀ ni bí ẹ̀bá ti kúrò tó ń ṣe ọlọ́run Ọlọ́ni wà káájú bá níjà bá wátàpọ̀ wàlú. Kàláónì wọ́n yà mí lódì. Kàláónì wọ́n bú mi ránṣẹ́. Ṣé Ibrahim ní sọ bẹ́ẹ̀? Ibrahim owó ọ̀pọ̀. Bí wọ́n ti ń dẹ́gẹ̀rún bẹ́ẹ̀ lòun sì ń ga sí kàláónì. Wà káájú تلجفا وتطولوا وكانوا وجفوا وهو مغو وصرا عليكم wọ́n fi ikú ránṣẹ́ wọ́n fi wà tí ọ̀dá ránṣẹ́ sí mi. wà látàrà iná àtàràwò tí kíra àríbú. wọ́n látàrà kọ́dà mọ̀ pé gẹ̀gẹ́ sí tí bá ti pé wọ́n pé wọ́n wíjì nígbà akọ́lá ó tẹ́kìlà wọ́n lọ sí sí kiri ní tí mo fi ní tọ̀ àtàbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nù ayẹ̀ nẹ́bí àwà sí sí kiri ní ó ní tóun bá ti gbọ́ pé àwọn ọ̀tá ni mo lè ذنب غير أن محمدا وأتباعه صادق ولا تعصبوا على غير ذنب láìṣẹ̀ wọ́n alágẹ̀rẹ̀ ìzẹ́bí wọn ẹnìkan alágẹ̀rẹ̀ ìzẹ́bí wọn gbálẹ̀ ẹnìkan Muhammad Sàhàmí òun ni mo tájẹ̀. Wà á ti bá àrùn. Mo ti tájẹ̀ sí àwọn sàábé pé mo fẹ́ dàbí Abubakari, mo fẹ́ dàbí Umaru, pọ̀pọ̀ làwọn yìí ṣe rí wọ́n ṣe rí wìláyà lára nẹ́bì, wọ́n alẹ́ ìjá nẹ́bì àmọ́ wọ́n rí wìláyà débi yí pé àwọn náà gbàwé rí àlìjẹ́nà kan tó kò lẹ́yìn. Èmi náà fẹ́ dàbí Abubakar, mo fẹ́ dàbí Umar, mo fẹ́ dàbí Usman, mo fẹ́ dàbí Abubakar ká sọ̀dọ̀dọ̀ ká mo fẹ́ jẹ orúmọ́rù mi kálákí káláyà káfẹ̀ mi ẹni dìkú nítorí tọ́lọ́ mo sì fẹ́ jẹ òsùnmọ́nù níbi ká yàwó kátọrẹ láti tọ́jú mo sì fẹ́ jọ alì níbi ká jẹ ọmọ àláàlì akọ̀ọ̀yà mi ní fílẹ̀ pé mọ̀ á sàbámọ̀ pé nígbàtí mo ti rí ànábì tí mo ti ráwọn sàábí ẹ̀ ní ọ̀rẹ́ àwọn mùrídí tà ń bẹ̀lọ́dọ̀ sí òwà ìsá àti gbogbo mùrídí tí ń bẹ̀lọ́dọ̀ àfá ànábì ní ẹjọ́ wájú ẹtúmọ́lọ̀ tẹfá máa ẹtúmọ́lọ̀ sáwó máa wọ́n èé fà mọ́lẹ̀pọ̀ mọ́kúnkún ẹmọ́ sàbò sí máa ẹbá ń fẹ́fẹ́ lọ́la bí kéwù yọ bá rọrùn ẹkú ẹmẹ́ ẹlọ sáwó lọ́tọ̀ ẹmọ́ jẹ́ olú ẹmọ́ jẹ́ olú amẹ́fẹ́ pa ọ̀tọ́pọ̀ mọ́rú kò ṣeéṣe ẹfẹ́ dọ̀nà rúbá wọn tí ń bọ̀ lẹ́yìn báwọn kàwí ti àrùkéṣẹ́gbé mi náà mọ́ta o mọ̀ pẹ́lá mi ní kẹkàn o àmọ́lọ̀ lọ́wọ́ lápẹ́ ìsọ́nkọ́ fẹ́ mi náà mànà òfin àti dédé ẹgbọ́ ti tẹ́gbà ẹ̀mù tí ọjọ́ tọ́lọ́ tí ọjọ́ ta nẹ́bì tẹ̀síájú. Rọ̀dí túnbí rọ́pì wà láàní bá ti máa ṣe lákí. Rọ̀dí túnbí rọ́pì èmi yọ́nú sọ́lọ́ Wọ́yà ní ráàtò máa ṣe lákí. Ọ̀nà náà Mọ̀hámà yìí ni Màsìlákì, òun ni tọ̀ríkí, òun lọ̀nà tí wọ́n gbà wọn ní mú àmúlùmọ́là, kálùkú ọ̀fọ́ ọmọ náà tí ẹ̀. Aláwọ̀ ọkọ̀ ọmọ ọlọ́pọ̀lẹ̀ ọ̀bọ̀ ọmọpọ̀lẹ̀ ọlọ́sànyẹ̀ ọ̀bọ̀ ọmọsànyẹ̀ àwọn tàrí kẹfọ́ ọmọ tàrí ká nìkan ó tó ó tó jẹun tí ó Ìmáàmù tèmi, ó ní Rasulullah, Ànábì Muhammad ìmáàmù mi, la ataghallafu, mo tún ní wo bùhùmà, èmi ò tún ní bẹ́sẹ̀ dẹ́yìn, wọn ò sì ní padà sẹ́yìn tí pọ́blẹ̀mù kan bá bá mi ó ti bá nẹ́bì náà sáájú bí wàhálà bá débí bí bá pa mí ó ti pàdé nẹ́bì sáájú bí ìyàwó bá kú ìyàwó nẹ́bì kú bọ́mọ bá kú ọmọ nẹ́bì kú bàbá sáyàn lọ́gbẹ́ wọn ti ká nẹ́bì lẹ́yìn wọ́n والبيت قبلتي دليلي ìgèdè mi dẹ̀lílí ayájọ́ mi dẹ̀lílí ọ̀pọ̀ tí mi pa kìtàbù láì alkùránì ni ọ̀pọ̀ mi alkùránì ni gèdè mi ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn kádà àwọn àfáà kalẹ̀ àti mọ́mù àti tàlífà àti ṣéhù ẹlòmí ọ̀hálùkùránì lórí àmọ́ tẹ bá gbá pẹ́bà tó bá tẹnu mọ́ ìgèrè la ilaha illallah babaláwọ́ ma fa wájú ṣe ìwòràímà ní Ẹ̀mùtọ̀ àwọn ṣe nǹkan láyé, ẹni tí máa ń da olúwa náà yóò ṣe nǹkan yóò kọ́lé, yóò ní gbogbo èyí mọ́lẹ̀ ní òní sí. Bọ́bá sì dọ̀lá ọ̀dàlẹ̀rú ni ẹni bá kẹsàn bẹ̀mọ̀. Ní tó jẹ́ bá jẹ́ òyí sábà ìbàbá àwọn ọ̀dàlẹ̀rú ni ẹ̀dàkùn ẹjá ti sùúrù ẹjá ti sùúrù ní táwọn ákí òjìnà ẹjá rọ́jú tètàní ò ní dí ọrọ́jú ọmọ òrùkọ ọgbọ́n ni wọ̀lá ìbàbá láàgọ̀ nítorí ìsọ́tì rẹ̀ ń bọ̀ lọ́la gbọ́n tó ń se òun ẹwà wò bí àwọn ìsìláàmù ti rí lónìí àtàwọn àfáà kí ló dé tí wọ́n dọ́dọ̀ àfáà táàbọ̀ rẹ̀ lónìí lọ́rọ̀ rẹ̀ ọ̀yẹn jùkò ní dọ̀lá táàrẹ̀ tó wá lẹ̀ átùnlẹ̀ átùnlọ̀ lẹ̀ sídì kan kálẹ̀ síbi tí ọjọ́ wá àwá nílè sọ́ntà pé bí tí ń lọ rí ṣe Ibrahim ní kí ni Yẹ̀lí ní kìtàbù láàrin wọ́n bẹ́ẹ̀ tó kíbù láti nàṣùgbọ́ Allahu akbar. Ó ní wọ́n kàbá tó kíbù láti ṣe Ibrahim ní mo nílé awó kan kàbá máa lọ sí múra àmọ́ bí ẹjá tún lọ pàdé bí tàà sí pàdé tún pa sọ́dà ẹfẹ̀ ìwọlé tàà tún wá bá wà fá ń bẹ̀ ha mọ́rọ̀ bá ti dójú ẹ̀ na súnmù wọn máa gbà àwẹ̀ Ẹbàáyẹ̀mẹ̀ ní sọ̀rọ̀. Torí gbogbo àlágbọ́n yẹ́sì yẹ́sì yẹ́sì tó ń bá ti ẹ̀dínú àwẹ̀ níbi yẹjú ẹ̀ àtàìsùn àti kàábà ọlọ́bí tí wọ́n نبلي سجود الراكعين الله أكبر رحم الله الشيخ Ṣé Ibrahim ní ẹ̀nà sùjádà máa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ sùjádà wọn aṣe bí mo kú ní? Bárakàláwà sí ìgbà. Ìgbà mí máa dúró lóògùn lé àwọn ìyàwó máa pé ṣéwẹ̀ ní sinmi ní, ṣéwẹ̀ sinmi díẹ̀ báwa ti pẹ̀tù àmì. Wàlásínà ló bá lè tí sọ ní ibi bàlánà. Wàlásínà ló bá lè bí sọ̀tànúfẹ́wù. wíwẹ̀ ní sọ̀tànúfẹ́wù. Ṣé wà Ibrahim, wọ́n ní lásínà ló bá lè bí sọ líbi. Àwọn ọ̀pẹ̀rú kiri ó hàn pẹ̀rú agbágbà pásítọ̀ kan nìkan. Bí pásítọ̀ bá ní mbò làwọ́ gbà yóò parẹ́ ní àtòwọn Àbá ti déta gbangba ọgbọ́ pa lọ́wọ́ ma pé, yes, yes, yes. Ọ̀yá pa ọ̀dọ̀ àwọn sọ́ọ̀tì lọ lọ. Àlánàrà yóò tí wà yóò dé ìbùn. Wọ́n lánàrà, ṣé Ibrahim ní lánàrà, wá sí wa lánàrà, àwọn òtún rí nǹkan kan mọ́. Àkọlọ́ làwọn wò, ọba tó dọ́kì tó dálẹ̀.

ọkà ìgbé ah, ẹ̀yìn tẹ́ ń jẹ́ ọmọ sí àdámà tí mi tí wá sí àdámà lọ́ngbà tí wọ́n sí máa ń dọ́dọ̀ ẹ̀yìn náà ọlọ́dọ̀ èèyàn mẹ́rin mọ̀ wúdí olú àwọn adọ́dọ̀ sórí àkú bàbá tó ní mọ́ríkàsì saki àbúrò sí adam wọ́n á sì máa dọ́dọ̀ bàbá sí ọmọ sùúrù di jibril òun adọ́dọ̀ èmi náà ó tún dákọ̀ mi ẹ̀mọ́ tí bàbá máa wí wàláhì mo rí bẹ̀rẹ̀ ọlọ́run lára bàbá ó sì gómi láyà ó sì gómi náà lọ́kàn ọjọ́ kan mi ọba lẹ̀ mo ti bá bẹ́ẹ̀ tẹnu bá ti mọ̀ yìí ọlọ́mọ́jẹ́ mú padà mọ́jẹ́mí náà yí padà ó sọ́sà fún gbogbo wa tí a wá déjọ́ àlàmẹ́sì tàbá wá sàdúà bàbá sàdúà bàbá má ké dáfì ò lérí ya ìyáka yí mọ̀ yá dáfì yá ìjí bàbá kéènù tẹ́wà á parí àwà ní ẹ̀tẹ́wọ́ Àbádáúdà pẹ̀lú ògbọ́lọ́wọ́lá bí sọ́wọ́ dábà ti fẹ́ràn rẹ̀ ọmọ rí ṣe tó ti ìbílà tọ́lẹ̀ gbé تغني بلا سبب تبد العجائب في تاكره بما بعدا تغني بلا طلب تغني بلا سبب تبد العجائب في تاكره بما بعدا تغني بلا طلب Ọlọ́run ní mú owó wá, bìlátàlàbí tó ní dàmú kiri mọ́, Tókílé ìbìrà ìtàkà ní ọlọ́run àti ọlọ́ni lọ́rọ̀, bìlá sàbábì láìlọ gbàárù, tókùdìl àjá ìbà. Bàbá ní àfàlá ma ní náà, ah, ma bá tẹ́ jẹ lọ, ọlọ́run mọ́, mọ́ kú omi tó dóhun, bá àfáà yìí ti ní ọmọ sí ní ọmọ sí, owó ah, mọ́, ma baba mo fe fún ìdíwẹ́ ní àtò tí ìbílá sábàbí tó gìní ìbílá sábàbí tó bódélé ajá ìbàbí tẹ́kiri bí máa bá ó dá Ìbílá tọ́làbí, tó gìní ìbílá sábàbí, tó bódélé ajá ìbàbí tẹ́kiri bí máa bá ó dá. Òtí ìbílá tọ́làbí ọlọ́run ní fún ni láìdàmú. Tòkì ní ibi lásàrà bí arọni lọ́rọ̀ ọlé ọmọ sí gbogbo ẹ̀ nírọ̀rùn láìlọ́bì kan mọ́. Tòbòdílẹ̀ àjá ìbà bí. Èè tòbòdílẹ̀ àjá ìbà ọlọ́run ma fi nǹkan hàn nínú ilé, yọ́ ma fi hàn lójú kan rẹ̀ tọ̀m̀bẹ̀láyé tọ̀m̀bẹ̀láyé tọ̀lọ́bì kan. bí máa bà ó dá. Gbogbo

ẹ̀sà mí kó nílẹ̀ dáadáa ọlọ́wọ́ gba haramu lẹ́nu ẹni kọ̀ọ̀kan wa yóò bí aláàlì bọ̀bẹ̀ ẹni tí ọba fẹ́ jẹ haramu mọ́kó ní sallallahu alaihi wasallam ẹni tí ọba fẹ́ jẹ haramu mọ́kó ní sallallahu alaihi wasallam ọlọ́run ni àwọn òní ìsakọ́ àní gan mọ́lọ lọ́wọ́.

Liwa Odini, òun ní jẹ́ fly ẹ̀sìn tí ń jẹ́ kẹsìn ọgá kẹsìn ọwọ́ ẹlòmí ìṣe tẹ́wàá ká tí gbogbo yí ọ̀bá wáyé ọmọ kékeré ó ṣe mọ̀ bí wọ́n ti pàn náàbìlé lóòótọ́ lóòótọ́ àwọn o wọ́n dá o wọ́n sì dájọ́ mọ̀lúdìtì náà ni wọ́n lọ ṣe èyí ọ̀dá o wọ́n pẹ́ ìrànwọ́ àdìsúnnà pé ọ̀dá kọ̀dá náà ni àwọn àfàràwẹ́ pé ọ̀dá o àmọ́ kájọ kó ká dákọ̀ ọlọ́pílẹ̀ ọmọ ká tó dákọ̀ ànábì ká pọ̀ ọlọ́run sí wà mẹ́yàtà àlàbú. Ṣé Ibrahim tún ní ọlọ́run mọ́já wọn ẹbí tó wọn mọ́ tó wọn mọ́ ṣe ṣe kú ṣe tàbí ní ẹjẹ́ wọ́n ṣe. Pàtàkì nínú ní ìwà bàbá wa, ìyá wa, foríṣin àwọn tí ń tẹ̀lé wa lẹ́yìn. Allahumma ya àti ìbẹ̀rẹ̀ aláàbọ̀ àgbàdé. Ẹwà jẹ́ àti ìdẹ ká jẹ́ tí kìí, ànẹ́bì láti lẹ́ẹ̀kẹ́ jáde tọ́lọ́run tí ọ̀bá rẹ̀ yìí. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ẹjá ti eré ti tí àsìmáwò láìwọ́ jù wọlé mẹ́. Láti eré ti tí àsìmáwò ẹni láti máa ń láì ìrìnṣì ní tí ó fi wọlé bẹ̀ pẹ́ àti ṣe nígbàtà ń ṣe àdúró lóṣù mẹ́ta kí ni ẹjẹ́ káwọn nínú ilé ọ̀rọ̀ ìlú lọ bá ẹ̀yìn onílù ẹ̀mẹ́jì wọ́n gbogbo wọn lásán ẹjẹ́ wọ́n jíṣẹ́ wọn díẹ̀ ẹ̀ tí gbọ́dọ̀ tó gbé ọyá lùmù gẹ́gẹ́ gbígbà ládá Allahu Allah Allah Allah Allah لا إله إلا الله Allah

Àbẹ́rò àlá ọdún títí dáadáa ẹjọ́ ọ̀rẹ́ sí dáadáa. Àlè ọ̀rẹ́ ọ̀rẹ́ Ẹ máa dà ní ẹyí, ẹ máa wúlẹ̀ bá dà ní ẹyí. Thank you. الرابع الله Thank you. البصير العزيز الله العزيز الله الكبير الله الحكيم الله

La ilaha illallah الله الله الله الله

La ilaha illallah Ọkọ̀ àwọn Ajẹ́ káàzù kí ní Àwọn àgbà ọ̀rọ̀ Ọlọ́run ti ní àfẹ́ máa ṣe ká máa dákọ̀ ọlọ́run, ànábi fẹ́ máa dákọ̀ ọlọ́run. Èyí tí ká wá kọ́ lọ́sẹ̀ yìí, àṣetáwọn míì, àṣetáwọn míì, wọ́n máa fọwá ìlú pẹ̀kọ̀. Mọ́nà àsìkò sẹ́jú kan tó láǹfààní sí kìí tàbí ọ̀rọ̀. Bí ẹ bá fẹ́ mọ̀ pé ẹ̀kọ́ ti tó, òun wọlé àbúwọ̀n wọlé nínú ìyáyà ní sókí àwọn ọmọ kí wà tàwà mọ̀ lọ́jọ́ kan ó ti pọ̀jú ọlọ́jọ́ fún ẹ̀sùn bárakàláwọ̀ fíkù nínú wìláyà èyàn fi bàyí pé wọ́n wọlé àwọn àbá fún ayé àwọn àpẹẹrẹ tó pọ̀ ní ẹbá bọ́bá ti rí pé ọkẹ̀ èèyàn ti dúó lọ́dọ̀ ọlọ́run pọ̀lọ́ ti kán máa àpẹẹrẹ pé ọ̀rọ̀ nù ìláyà mi kínú ẹ bá pàtófò níbi a máa jẹ̀dẹ̀ haramu ọjọ́ pẹni ẹlẹ́ni mọ́tí ọmọ tọ́kàn rẹ̀ ti dúó síbì kan sí kẹtàálì orí ọlọ́lọ́kúlò mọ́jì agbọ́kan sí lẹ́yìn náà ìdá akálta min alhalali wọ̀nàhẹ́ta anil harami tọ́wà pé tó ń jẹ halali ni ó jìnà sí haramu dàkálta fílò wìláyà ó ti wọnú lé wìláyà nánú sáńpìlẹ̀ ni ọlọ́run وإذا كان قلبك مملوءا بحب الغير tó bá ti di àti ní kọ̀rọ̀ دخلت في الولاية وتوانوا لنا وإذا أكثرت في الطاعة طبعت دنسين تلياسي ولون والقربات إما في ينبلا تريد إما في زباي إما في زباي بيطلون دخلت في الولاية فولنا فإذا وجدت نفسك طبعا باري ìfẹ̀lẹ̀ àálá mìnàlìmọ́lá yìí níbi tó ga nínú àwọn kòkú wọn lálàbá yìí mo ríra mi lérí omi mo ríra mi lérí igi mo ríra mi nú oko tó kún fún àwọn èso mo ríra mi tí ń fò òun tí ń wọlé lọ lẹ́nu sínú àwọn ẹni ọlọ́run tó bá dáyí pé hùgbà Muhammadin sallallahu alaihi wasallam ọ̀sán dára nẹ́bì sáà Ẹ̀rọ pé yẹn máa rí kó ń sáà fẹ́ràn owó rí. Ìyá ti fẹ́ máa fẹ́ràn ìyàwó ìyàwó ọkọ ọlọ́kọ. Ìdàkálìtà fi ṣe ìtànù ọwọ́nù sí ìtànù. Àmọ́ta bá rí pé á ah, tọ́lọ́ta níbi sísà ń wọ ojoojúmọ́. Ìdàkálìtà fi wúlé àyà. Tí ìyà bá tí wọ́n rí kan nínú gbogbo àwọn ìmàrátù wọ̀nyí àbí àmàrátù wọ̀nyí, àpẹẹrẹ wọ̀nyí, ní tí ó kù ní kó múra síṣẹ́, pàtàjìdó lẹ́gbẹ̀ẹ́ ọmọ wa gbádùn àtíkìrí o ní máa jòkó àdúrà kẹ́yìn máa rọ kára máa rọ mọ́ gbogbo problem tàbá rí inú rẹ̀ ó sàmà dùn tọba ti gbá tẹ̀sùbá àmúnà tọba ti gbá alùkùránì mọ́ mà kí lọ ní ò ní fẹ́ dákẹ́ mọ́ tọba ti rí pé òun kálùkùránì ẹ̀há ọlẹ́nu ó ṣe tíkìrí ẹ̀há ọlẹ́nu àbájẹ́ ìmáàmù àbájẹ́ khalifa bí ma tẹ̀jìdù nàfsẹ́kà bọ́ọ̀lù ti yẹ kó rí ààrẹ bọ́ọ̀lù ti yẹ kó ma bára rẹ̀ an tẹ́jìdà nàfsẹ́kà farhana lágàtàbára agbọ́dọ̀ máa rí pé jojúmọ́ kínú rẹ̀ máa dùn ni tó O uje o. فإذا وجدت نفسك ملازم الذكر والوظيفة tó bá rí pé jojúmọ́ wà sí bàrí ọjá síkì rẹ̀ lọ dáadáa دخلت في الولاية وفي اللتوى فإذا لازمت الذكر أربعين في ثلاث مرات tí ẹ bá rí pé òun ṣe síkìrí ní ogójì ọjọ́ ogójì ọjọ́ kìíní ogójì ọjọ́ kejì ogójì ọjọ́ kẹta tí ń jẹ́ oṣù mélòó oṣù mẹ́rin dàkáltà fi ríláyà ọwọ́lé náà nù máàlàm tàtàjáwà tàlhádà wà ṣòrótà tó bá ti kọjá àlà tó sì dá májẹ̀mú kọjá famáhíyà ṣòrótù nínú májẹ̀mú kí ni hádùdù wọ́n bẹ́ẹ̀ tí oṣù mẹ́rin torípóṣù mẹ́rin láti nù yára ní foundation àkọ́kọ́ àṣírí táwọn ẹni ọlọ́run wá débẹ̀nu tèmi kí ń sọ o àbálẹ̀ tí wọ́n ká bẹ́ẹ̀ni àmọ́ torí àwọn tá fẹ́ rìnà nígbàtà ní ẹmọ́ lọ́gbọ́ ẹmọ́ làwọ́ bó láti wá rìn bó láti mọ̀nà òun rìn torí ẹlòmí jẹ sí ewu ẹlòmí jẹ mùkádàmù ni kò ní fún ìṣùrútù kankan mú ẹgbẹ́ tó náà fi ń kàdámà sí mẹ́sẹ̀ sí bí Allah náà lọ bá ma bá jí wí Allah Allah fún wà sí ìfà tí wọ́n bá fún ẹ lábẹ́ àlífà wa ọwá pé ogójì ọjọ́ kìíní ọ̀gá ti bọ́ lọ́sọ̀ ogójì ọjọ́ kejì ogójì ọjọ́ kẹta ogójì ọjọ́ kìíní ثم يكون علقة مثل ذلك ثم يكون مرغة مثل ذلك ibi táwọn súnfí lọ́nà ọ̀fẹ́ di bọ́nù again ọ̀fẹ́ dà tún bí àwọn ọlọ́bẹ̀ ti ṣe èmi náà fẹ́ síbẹ̀ mọ́ mo fẹ́ pàwàdà mo fẹ́ pàrìdà mo fẹ́ pàṣẹ mi dà ìyá 2010 yìí wọn fẹ́ ti wọ́n ràn mọ́ bú ọjọ́ méjì ogójì ọjọ́ mẹ́ta léra wọn òfúgbọ́lọ̀ bíìlì pẹ̀lú àwọn májẹ̀mú kí ni májẹ̀mú náà lákàlẹ̀ kan gbìyànjú kọjára rẹ̀ lọ́wọ́ haramu láàrin ogójì ọjọ́ kìíní kejì kẹta

ọ̀nà tágbà wọlé táwọn àfá kọ́ lẹ́nu pẹ̀lú kí ni bíntí sálìl àwámìr gbogbo ọ̀ràn yẹ̀rẹ́ kọ́ máa jáó wàláì tó bá yẹ pé ní ìfì láìláìláù nìkan lọ bá lè ṣe kèésà àti kúdórógbò àti ti rẹ̀ lílé ṣe kọ́ ọlọ́run ò jìnà àwa la jìnà èyí táwọn kọ́ sí ni ọwá ní àbùsẹ́ kékeré kan Allah Allah 56 ní màá sí wọ́n fẹ́ fi pọ́lọ̀ zòó lóṣù mẹ́ta ní oṣù mẹ́rin oṣù mẹ́rin mo fẹ́ fi pọ́lọ̀ zòó mo fẹ́ kọ́lọ̀ wọn tọ́rọ̀ mi ṣe mo fẹ́ bọ́ bá ń dá sí wàhálà mi yí pọ̀ ebi yí pọ̀ òṣì yí pọ̀ ọ̀tá pọ̀ àmọ́ oṣù mẹ́rin èmi náà ní jẹ́ àrámì ní bínú ranù mọ́ ìní sagídí mọ́ èmi náà ní jẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́tò mi torí mo fẹ́ gba tèmi lọ́dọ̀ ọlọ́run jútẹ́ ní ẹlẹ́ni ilẹ̀ kọ́lọ̀ lè fọ́n tiẹ̀ náà ọ̀nà ìjẹ́ ni ọlọ́run ó súnmọ́ ìtàrí ló dúró lọ́kankan ẹ̀bẹ̀ ni ò járí bàbá ti tẹ́jú láti kìnnì àárí mú mú orí mú mi wọ́tá ti tẹ́jú lọlẹ̀ orí ẹ má jẹ tẹ́jú kárí nǹkan mú lọlé èyí bíkúrò aláwọ̀ lọ bá ké lóṣù mẹ́rin wọn bí fájá lọ bá ké lóṣù mẹ́rin wọn pẹ̀lú ẹnu wọn bá ẹni tó lè ṣe pẹ̀lú kó fi jìnà sí tọ́lọ̀wọ̀n fẹ́ ọlọ́wọ̀n yọ̀ Muhammad ربنا آتنا من لدنك رحمة وأيه لنا من أمرنا رشدا سبحان ربك رب العزة عما Alhamdulillah Rabbil Alamin. Olúwa dákun àjẹ́rọ, olúbà wàjá ó dáa, wọ́n lẹ́bí gbé ọ̀tọ́ kí á, ṣe wọ́n fi sí ìrìnàjí ní pẹ̀lú. Àkọjá akùnrin حديث عليه مسلمون رؤوف الرحيم فإن تولى فقل أبي الله لا إله إلا هو عليه توكلت فهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلا بقريش إلا بمرينة الزاجع وليعفي ربها قلبي الذي يتعمى بالله وآمن منها Akí àwọn bá wa púpọ̀. Ẹlọ́pùn wa jẹ́ máa ẹjá farabalẹ̀ wọ́n ti lọ léun.